الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم الدين أيها المسلمون عباد الله أن يمسي رغبا سبحانه وتعالى إليه تافي بارا وصرجيا لخطواتني ونان يرطوني شبلو ọ̀rọ̀ táwọn سني pèpè sí lè tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wahidatul adiyan lè táwọn yẹn pàkì mọ́ra wípé gbogbo ẹ̀sìn ẹyọ kan náà ni ẹ jẹ́ ká jọ sìn ọ̀kan ní gbogbo ẹ̀sìn tẹ́yẹnyán ẹ̀yẹ̀mọ̀ yá lè tàdẹ̀ ń wà nínú rẹ̀ lè tó sí kí wallahi tàbáníká ma ka ìdẹ̀ra Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala a lè rí kàtán tàbáníká ma dúpẹ́ fáwọn ìdẹ̀ra Ọlọ́hun Ọba a lè dúpẹ́ fún tán onígbé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó sì wá ní mùsùlùmí ilé ọpẹ́ rẹ̀ tàbáníká ma dú wallahi tí jíjọ́ bìdọ̀ tún la mẹ́wàá a ma dúpẹ́ rẹ̀ lọ́ní ó sì láwọn ẹmẹ̀wà tí wọ́n jọ ń ṣe iṣẹ́ ṣètọ́nù ní nínú àwọn àlìjẹ̀nú gẹ́gẹ́ bẹ̀ ló ní nínú àwọn èèyàn mọ́lọ̀mọ́rọ̀ tó bá nípa ọmọ ya ṣètọ́nù mọ́rọ̀ bí àwọn àlìjẹ̀nú nìkan wọ́n sọ àtàwọn èèyàn bẹ́ẹ̀ náà wọ́n wà nínú àwọn èèyàn tó ṣe pé wàláhì iṣẹ́ wọn tí wọ́n ń ṣe wọ́n ṣe fún ṣètọ́nù ojoojúmọ́ sì ni wọ́n wá bí wọ́n ṣe yọ ìwọ mùsùlùmí kò nínú ẹ̀sìn rẹ tí wọ́n sì rí ọbọ̀ ní ẹ̀sìn tí wọ́n yálà kó jẹ́ ẹ̀sìn yahudi ni judaism ni àbí kó jẹ́ ẹ̀sìn nasọ́rọ́ ni christianity ni àbí kó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn ẹ̀sìn ni nínú àwọn aláṣiṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ mọ̀ yàmì nínú ẹ̀sìn wà lọ mọ̀ wípé kò sí tí wọ́n ń pè ní ipé ìkankan ní gbogbo ẹ̀sìn o kò sí tán pè bẹ́ ẹ̀sìn ànábì Ibrahim aleyhisselam lọ́mọ̀pọ̀lọ̀ bá ti sọ fún Kùránù ike Ibrahim wallahi kìí ṣe Yahudi Ibrahim o kìí ṣe Nasara Ibrahim o kìí ṣe Jíu kìí ṣe Christian ọlọ́bàjọ́ yíwa ní Kùrán bó lẹ́sẹ̀ mọ́ ní pé Ibrahim Jíu ni àbí Christian ni ìyẹn ni Abraham nígbà tó ṣe pé ẹ̀sìn méjèèjì tẹ́ ẹlòmí lè àmọ́ ní pé ẹka tàríkà islam àwọn ìrọ̀ ọ̀rọ̀ islam ó ní ẹ̀sẹ̀ àwọn ànẹ́bí ọ̀rọ̀ látorí ànẹ́bí adam alìsàlám tó fi lórí ànẹ́bí muhammad sallallahu alaihi wasallam ó rẹ̀ sí yahudi ó wà lẹ́yìn ibrahim ni ó rẹ̀ sí nasọ́rọ̀ ó wà lẹ́yìn ibrahim ni ẹ̀sìn yahudi ẹ̀sìn christianity àti judaism nípìlẹ̀sẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀sìn islam náà ni ojú ọ̀nà òdodo náà ni kí àwọn olùdànkẹ́rú tó dé nínú àwọn oníbídẹ́ àtàwọn aládádálẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ yí ẹ̀sìn padà ní ìsìn ó ti wá di dínú muhammadun mubaddalun léyìí tí ó tọ́ kí mùsùlùmí kò mọ̀ lóòfin sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bal ó gbọ́dọ̀ padà sí ẹ̀sìn islam léyìí tí a níbi nínú àwọn kẹtí jẹ́ kọ́ máa kí wọ mùsùlùmí ma yí pé à irọ́ ni pé ẹ̀sìn kankan ní o wọ́n ni ọ̀rọ̀ ọ̀tọ́ lọ́sọ̀ Kùránì pé inna dina inda Allahil Islam ọlọ́run lámọ́ ní ẹ̀fún Kùránì ọlọ́run ni pé dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀sìn tọ́lọ́ Allahu Akbar wáyà yìí ṣe lámọ́lẹ̀ ó jẹ́ kó yé wa pọ́nbẹ̀lẹ̀ pé ẹ̀sìn kan tó wà lọ́dọ̀ Ọlọ́run wallahi ẹ̀sìn Islam ni kò sí ẹ̀sìn mìíràn lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kò sí ẹ̀sìn kan tó lè mú déwájú Ọlọ́run bá ó wà òbí Ọlọ́run bá ó gbà lọ́wọ́ rẹ tó yàtọ̀ sí ẹ̀sìn Islam Ọlọ́run tún sọ ní Qur'an Ọlọ́run ni pé ní èní ó ti pé ẹ̀sìn fún yín Ọlọ́run ló ti parí ẹ̀sìn Islam ó ti parí ẹ̀ fún yín ó dẹ̀ pé ìdẹ̀ra rẹ̀ fún yín ó wá yọ́nú sí ẹ̀sìn Islam fún yín lẹ́sìn Ọlọ́run ò yọ́nú sí Christianity fún yín o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ò yọnú sí judaism fún yí láti máa ṣe bẹ́l ẹ̀sìn tí ọlọ́ọba tó yọnú sí tó ní ká máa ṣe ò náà ni ẹ̀sìn islam má jẹ́ kí àwọn àfáà nù àwọn oníbídá àtàwọn ẹni ànù nínú àwọn aláburú ẹ̀dá tí wọ́n lọ social media láti wọ́n fi dá nkẹrú má jẹ́ kí wọ́n tàn ó kọmọjú yọ wípé àti judaism àti christianity nǹkan nǹkan ni wá àbíkọmọjú yọ wípé aṣáàtù kọ́kọ́ jẹ́ Yorùbá ká tó jẹ́ mú ká tó jẹ́ lẹ́sìn gẹ́gẹ́ bẹ́ sí ń sọ káàkiri pa ah, ẹ tó bá ní pé kíní asà ti kọ́kọ́ jẹ́ Yorùbá kí wọ́n tó jẹ́ mùsùlùmí kó tó jẹ́ Christian wal iyadhu billah ad-dinu muqaddamun ala hadhihi al-adat wa ala al-qaba'il ẹjẹ́ fi al-qabaliyya ni ẹ̀sìn Islam òun ọlọ́bà anẹ́bí jẹ́ yíwa pé kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ tí wọ́n bá bí kẹ́yẹ́ wọ́n bí wọn lórí fitra ni lórí pé kí wọ́n mọ̀ sí bàbá rẹ̀ ló sọ di Yahudi bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló sọ di Jíù aw yunasiranuhu àwọn náà sọ di kírísítíẹ́nì ọlọ́run ló ń dá ló ń gbọmọ sí lọ́wọ́ lọ́kẹ́ sọ́sọ́ ní bàbá rẹ̀ ló sọ ló mú lọ sínágọ́gì ló sọ di jíù àti yà rẹ̀ bàbá rẹ̀ ló mú lọ sọ́ọ̀sì ló sọ di kiriyó àti yà rẹ̀ ọ̀yùmọ̀ jìsánù hù bàbá rẹ̀ àti yà rẹ̀ náà sọ di abọ́gibọ̀pẹ̀ àwọn sọ di àwọn tí wọ́n jọ́sìn fún náà àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú gbogbo tí wọ́n ń sọ yẹ ó padà sẹ́ríwá ni ló jẹ́ pé ìwọ mùsùlùmí lọ́mọ wàláhì ní ìmọ̀ ìsìláàmù yìí mẹ́jẹ̀ kí ó gbà lọ́wọ́ rẹ̀ olùn kírùn yìí òun ló jẹ́ mùsùlùmí yìí bóòlẹ̀ nìkóso àmọ́ sọ fún christianity àti judaism àti abọ́gibọ̀ ọ̀pẹ̀ àti kíníkàkìnàká o gbogbo nǹkan kan ni wọ́n kò sí yàtọ̀ so ẹyọ bayani nínú kẹtí oṣù ayékún ayé wípé sọkúsọ lọ́rọ̀ yìí ọ̀rọ̀ wípé asá àti kọ́kọ́ jẹ́ ọmọ lúkan ká tó jẹ́ mùsùlùmí àbí ká tó jẹ́ ẹlẹ́sìn ó ní pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò dáwa láti wájọ ọmọ lúkan àbí kíníkà ìpìlẹ̀ tọ́nà torí ẹ̀ dáwa gẹ́gẹ́gẹ́gẹ́ oníkáwà jọ́sì fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nìkan so ìyẹn gangan إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ọlọ́ bá jẹ́ oyé wa ọlọ́ nìkan yẹ̀yẹ̀ o dájúdájú adáyí látara ọkùnrin àtóbìnrin àwọn mọ̀mọ̀ ṣe yí ní ṣòríhù a ṣe yí ní ìran-ìran-ìran wàkọ̀báìl a tún ṣe yí ní tribes eléjẹ́ Yorùbá eléjẹ́ Ìgbò eléjẹ́ Haúsá eléjẹ́ Fúlàní kẹ́lẹ̀ òkè ilé ará Dubai ni ará Dubai ni ará Dubai ni inna akramakum inda Allahi atqakum so tí bẹ̀ẹ̀ tí bá jọ ń sọ èdè kẹ́ǹkan ọlọ́nkàn gúúpù àjọ sójú kan nípa àjọ ń sọ èdè kan ní kí wá ń ṣe pàwà gbọ́lá fún lórí ẹ̀sìn wa àwa ní àṣà àti jẹ́ Yorùbá ní kátó wá jẹ́ ẹlẹ́sìn èmi wá ìwọ padà wá jẹ́ Christian wọ́n wá jẹ́ ọlọ́ tó ti wájú yíwa ní Qur'an dàbí ká tó mú àyàwá ẹjí ká mú àdíta lẹ́gbà Muhammadu sallallahu alaihi wasallam lè tó ń tọ́ka lórí pé ẹ̀sìn Islam lè tánà bí mọ́wá òun gẹ́gẹ́ ní ẹ̀sìn òdodo wallahi kò tọ́ kíyàn sí ẹ̀sìn mìí tíyàtọ̀ sí ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ẹni tó bá lè kú lórí ẹ̀sìn mìí tíyàtọ̀ sí ọlọ́bà ń sọ ní Kùránì ipé wàkọ̀dímnà ìlàmà àmìlù min amalin fàjìyàwó haba manthura gbogbo sátàwọn kèfè bí bá ṣe fún ọmọ bí a ṣe pẹ́pẹ́ fúrú àwọn ṣe ọlọ́láwà kọjú sí àwàdánù kò ní wúlò kankan yawon kìyàmà Allah tó sọ ní Kùránì inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́lọ́wọ́ ní foríjì kẹ́nìkan ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni ṣe nà sọ́rọ̀ ọmọ ní ọlọ́ níyàwó ni ṣe ọmọ lọ́lọ́ ọba bí mani ṣe wọ́n mọ́ ní kí mẹ́ta lọ̀kan lọ́lọ́un ni bú ló ṣe wá lẹ́sìn kálájọ́ ń ṣe ọlọ́run sọ ní kò rání pé lakọ̀dùkábàrọ̀ lẹ́dínà kọlù inna Allaha thalithu thalatha ọlọ́run ti di kèfèrí ẹlẹ́bọ ni wọ́n wọ́n èkí ń ṣe mùsùlùmí àwọn tí wọ́n ní mẹ́ta lọ̀kan lọ́lọ́wọ́ wọ́n sí wá délé ní wọ́n jẹ́ yíwa pé àtàwà ẹ̀ ẹ̀rọ ní pé oní ẹ̀sìn kẹ́kẹ́ lájọ́ ń sìn àjọsẹ̀sìn kẹ́kẹ́ pẹ̀lú wọn o àbíkálòmí dé kó ní pé ẹ̀yìn aláìpọ̀ ọlọ́run mẹ́ni tí ń sìn un bẹ́ẹ̀ ni ọlọ́run mùsùlùmí lọ́lọ́run ní ń sìn un kèkí ń ṣe yẹ̀húdí kèkí ń ṣe nàṣàrà àwọn kan fásikò wọn sófò ní ok tó bá jẹ́ kí bí yẹ̀húdíyà àti nàṣàrọ̀níyà àti wàtàníyà tó bá jẹ́ kí bí àwẹ̀ ẹ̀sìn yìí òdodo ní kí ni ìdíkọ́nà sí ìran nẹ́bí kó wá perfect islam tó ti bẹ̀rẹ̀ látàrí ànẹ́bí adam alisalam yahudi àkọ́sà ti ń sin ọwọ́ wọ́n ti ń gbọ́gbọ̀ pẹ̀lú kánẹ́bí tó dé ànẹ́bí bá wọn mọ́ká tí wọ́n jọ́sìn fọ́ọ̀sà ni ìbájẹ́ kí bóyẹ̀sìn kan wọ́n jọ ń sìn ní kí ahzab kí ló tabu kí ló fa múta kí ló fa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló kí ló fa yẹmọ́ kí ló fa alkọ̀dìsíyà kí ló fa aini jalud kí ló fa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn futuhatul islamiyya nígbà tó ṣe pọ́ ní kálùkù nǹkan kanáà lájọ́ ń sìn aṣepá àwọn sọ̀hábà àdínlẹ́bí àtàwọn sọ̀hábà àwọn náà fi ń jí alágbò sí jùnú àwọn ènìyàn ìdí ní kí wọ́n bá àwọn èèyàn tí wọ́n ń ṣe ẹ̀sìn òdodo nǹkan kanáà ní kátà pẹ̀lú Islam àdínlẹ́bí tí wọ́n jí àwọn ológun bẹ́ẹ̀ náà kí lọ níbi wá fi àwọn àbújá lílẹ̀ sí kí nìdí tọ́lọ̀ tí wọ́n fi sọ pé tábà ti yá dá abí láàbínú ọ̀tẹ́bẹ̀ẹ́ àbòsínú ìdí ní pé àbúláàbù náà ẹ̀sìn kankan náà lọ nǹkan kan náà ní ṣèbí kan yí sí òsà ní gbogbo wa àníkájọṣepọ̀ ẹ̀yẹ màá yàmì nínú ẹ̀sìn ẹjí ká lọ mọ́wó ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ẹni ibilé ní tánkiri àwọn láàfáà wọ́n lè gbé láwà ní bàmbà sórí o wọ́n lè kwádìí kí n bá jẹ gẹ̀nà sọ́wọ́ eléyò kí ń sí ẹ̀rí lórí pápá kò lè ẹ́bà jẹ́rí wallahi èyẹ tí ò bá ti máa sọ fún inú Kùránì àti súnnà ẹsọ fáfà tí ń sọ̀sọ̀kúsọ̀ yí pé níbo lè rí ẹwà ní Kùránì àti súnnà ikú àti Islam àti gbogbo ẹ̀wọ́ and then ẹjọ́ yẹ́ ni wípé níbo ló ti rí pé kò sí tán pè ní ìjà ẹlẹ́sìnmẹ̀sìn nínú àwọn sókúsọ tó gbajúmọ̀ yìí mẹ́bítáwọn yẹ ti ráwọn kìíní oníkẹ́ ẹ máa bára ń torí ẹ̀sìn mọ́ ọlọ́wọ̀ sí bí jà Allahu Akbar pẹ̀lú tó ń sọ yìí àwọn ànábì ọlọ́run ni àkọ́kọ́ ní àwọn alábòsí ẹ̀dá ìdí ní kí àwọn ànábì ọlọ́run wáyé láti máa jà torí ọlọ́run bá ní àwọn ànábì ọlọ́run àmọ́ báwọn yẹn wọ́n jà ipé irọ́ ẹgbìlọ́mọ́sẹ́báyìí ni ó kí ló táwọn ànábì ọlọ́run náà ń nítorí wọ́n sọ lé ní pé àwọn àfáà tó bá ti ṣe wá síbá pé ẹfẹ̀rẹ̀ ẹfẹ̀ àwọn ẹlẹ́bọ́lẹ̀ ẹfẹ̀ bọ́lẹ̀ ẹ wà láwọn sí pọ̀jù ẹsìnà bìí ọlọ́run sọ́lọ́ sí bíjà ní ìwọ́n tó ń sọ mọ̀wé yìí wọ̀gbọ́n yóò mọ́ lẹ́kùn tó ń sọ yẹn ni o ọ̀rọ̀ tó ń sọ yẹn tó bá pírí ọmọ lẹ́fù ọ̀rọ̀ tó ń sọ yẹn ni ó ní sọ ọ̀rọ̀ rẹ̀ mẹ́ òun sì lájẹ́ kó yọ ní ìsinmi ayé ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí lọ́rọ̀ yẹn ìpọ̀lọ̀ ọ̀bọ̀ òsì bíjà subhanallah kí ni túnmọ̀ bìjà ọlọ́run ó ní pé kí ni wàhálà rẹ̀ pọ̀ sí ẹ̀wọ́n ní pé kò dá kíni kíni gan dákò fi kíni àfọ́ oníwà sí wọn ni ó bá ń sọ lórí ọ̀rọ̀ àfọ́ oníwà sí wọn ni ó jẹ kó yí sí báwọn àfá àti ẹkẹ́ sí wà sí fún yí sí báwọn lẹ́tí yóò yẹ yí pàwọn olóòsà àwọn traditionalist yìí náà àbí kílẹ̀ mẹ́pẹ̀ wọn àwọn bọ́gíbọ̀ ọ̀pẹ̀ ipé àwọn ipé nǹkan nǹkan náà ni kí wá ní túnmọ̀ gbogbo òjáta lọ́lọ́run tẹ́lẹ̀ ń jàǹjò ní kí ní yè kí yé ni ló jẹ́ kó kílẹ̀ pé ẹ̀ jàǹkùnmí ọlọ́run ìtòkó ń bú àwọn bàbá yìí ni wallahi ìtòkún bọ̀ bàbá yìí ni inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun hálù yí bí àwọn hálù àwọn tàlẹ́ náà ni wípé àbáwọn bàbá wa lórí kíní kan ni ìtàn bàbá wa ń ṣe làwà náà sí ẹ̀yẹ mọ̀yábì nínú ẹ̀sìn ẹ̀sọ́ ka fáwọn pẹ̀pẹ̀ yíò ẹwà mọ̀ kíní kan àwọn èèyàn mọ́ bí a ká sọ fáwọn kèfèrí àjọ ń sẹ̀sì kankan òun láti jẹ́ kínú wọ́n yọ́ sí wa ní Ọlọ́run ti jó yíwa ní Kùránì ipi àwọn kèfèrí o mo lè yọ́nú sí yí àfítẹ́bá tó tẹ̀lé sí wọn kò síbẹ̀ sílé sọ́dọ̀ látọ́ ipé ẹ̀sìn kẹlájọ́ ń ṣe ní ìsinmi ìwọ mùsùlùmí ọmọ mùsùlùmí ni wà àbí ojú tí wà ti ṣe ìhàrẹ̀ sí wa ọmọ mùsùlùmí mi yóò wo àyè bòmí kò sí nílé àbí àṣẹ mùsùlùmí mọ́ ẹwọ́ wọn ọ̀nà sọ́rọ̀ àwọn kírísítẹ́nì kò sẹ́gbẹ̀ tó bá ń lọ yóò àbí àlẹ́ ni pé àmì kírísítẹ́nì àmì kíníkan sọ́ànsù ẹlòmí tó bá dí àwọn àyè kan ó kọ mùsùlùmí rẹ̀ gan yóò ṣe ìhàrẹ̀ yóò haidi rẹ̀ ni yóò fún wọn mẹ́ni kò nílé sọ́bẹ̀ kí nìdí ààlẹ́ṣẹ́ alìtizaz wọ́n wá ti pé àwọn kèfèrí wọ́n búlì wa whereas opposite ní lánàá opposite ní lánàá kèfèrí gbọ́dọ̀ mọ́ bẹ̀rù mùsùlùmí ni kèfèrí ó sẹ́wàá ní mùsùlùmí lọ́kà àìrọ̀ kèfèrí mọ́ bẹ̀rù mùsùlùmí ni yóò ní respect tó ní agbára fún mùsùlùmí tó ń ti kẹ́ yóò mọ̀ pàwọn mùsùlùmí yóò àwọn náà fi ń jẹ onídédé jù wallahi àpẹẹrẹ ń bẹ fún alára nígbà muhammad sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam kò sí kèfèrí kẹtí ò ní respect annabi lọ́dọ̀ ṣe anábí wa drop ẹ̀sẹ̀ tí ẹni anábí ò fẹ̀sẹ̀ rẹ̀ lẹ̀ anábí ò tànẹ́sẹ́lá kò já mẹ́lá anábí ò compromise ẹ̀sẹ̀ rẹ̀ injú yíwa pé kèfèrí ní ọlọ́run sọ ya kúlìyà ayyuhal kafirun jú yíwa bẹ́ẹ̀ ni pé mo pè yí kèfèrí kéṣe bá àmọ́ dọ́gbé sọ pé ẹlòmí ò ní ẹmọ́ kọ̀ọ̀n kèfèrí mọ́ ẹni non-muslim kẹfẹ́ nílẹ̀ ló ń kèfèrí ọlọ́run sọ gidi ọlọ́run súrọ̀ tún ọlọ́wọ̀ ní ṣúrọ́tù non believer ṣúrọ́tù kèfèrí ni wọ́n is it àwọn tẹba ti ráàfà tí wọ́n mẹ̀ yá àwọn òkèfè yìí àwọn náà yọ yín kanlẹ̀ àwọn náà yọ yìí pé àwọn kèfèrí sì ní àwọn gbà pé kèfèrí ní ohun kírísítẹ̀nì wọ́n làmọ́lẹ̀ fún ọ ni pé tó bá lè kú tó gba jésù kristi ní olúwa àti olùgbàláwá o lè wọjọba ọ̀run pò láwọn tí wọ́n sọ fẹ́yìn bí pé ìrọ̀ mọ́ni ìwé no no no no you should not fight no everybody should, should leave everybody to have freedom of religion kò sí tán pè ní freedom of religion nínú Islam kò sí tán pè ní hurriyatul tadayyun aw hurriyatul afkar aw al-musawat bayna al-adyan ipe a eh, comparison of as a compare ìkanu wọn ma ṣe program ni comparison between Islam and Hinduism wal iyadu billah a'udhu billahi minash shaitanir rajim bó ló ṣe mọ́ ní comparison between tawhid and kufur comparison wọ́n ní tawhid àti kufur ní ẹ̀yàn mayawa nínú ẹ̀sìn wallahi àwọn olùpẹ̀pẹ̀ lọ sínú iná jahannam ti pọ̀ sallallahu alaihi wasallam ó ti kékeré النبي صلى الله عليه وسلم بلغ رسالته وأدى الأمانة النبي تجيسته النبي تكي أمانته وحذر الأمة النبي كيلو فوى الأمة gbogbo tó ẹ̀ká nẹ́bí ṣe ló ti yíó yíwá ànẹ́bí tí wá jọ yíwá pé àwọn olùpẹ̀pẹ̀ ó wà sẹ́ẹ̀ tí mọ́mọ̀ wá lọ sínú inú náà jahannam ànẹ́bí ní gẹ́mọ́n ajabahum ilayha qadhafuhu fiha ìwọ tó bá lè dáhùn pẹ̀pẹ̀ yìí lóhùn wallahi wọ́n na ọ sọ sínú jahannamu ni tó bá ti ń bọ́ta fàtí ń ṣe wà sí títí sọ pé àmọ̀ yàwó ẹlẹ́sì kejì tètè pa fóònù sápò ń ló jẹ́ pé ẹmọ́ ń in tẹ́ yóò gbọ́ wà sí kìí ṣe gbogbo wà sí àfà ló ṣe gbọ́ àfà wà ní gbogbo àfà wà láfà ni ṣe bí wọ́n náà ráwọn akọwọ́ jẹun ṣe bí wọ́n ráwọn tẹ́lẹ̀ ẹmọ́ ṣe yahoo yahoo sóòrí olórí Facebook ṣe èyẹ lè jáfà ibi tó kọ́nà tó ábíyàn pẹ́ṣọ̀ lọ́wọ́ àfá ní tó wọ́n lè pẹ̀tọ́ àdìgbà fẹ́dà fún ẹgbẹ̀ ìsálẹ́mẹ́sẹ̀ yàwó yàwó wọ́n mọ̀ kó fẹ́ gba lálà sínú ọ̀rọ̀ tí ó sọ sí òkùn jẹ́ kékeré a máa àwọn àfá ní ìsìn náà sọ pẹ̀lú mẹ́sẹ̀ yàwó yàwó ìkánú àwọn ẹni àdùn wọn ní Egypt àwọn ìkánú àṣàbábùn béèrè lọ́wọ́ rẹ̀ pé Salima ní girlfriend Salima ṣe boyfriend girlfriend òun ká béèrè ó fẹ́ tẹ́lá láti ẹni àfáàbà ní pé Alima ṣe boyfriend girlfriend ọmọ sí ni ah ọmọ ẹgbẹ́ pẹ̀lú pé ah ó wò pé àfáà ló ní ká lè ah, àfáà wọ̀lọ́ ìbọ̀sọ̀wọ́pọ̀ ní gbogbo nìyẹn àwọn àfáà tí wọ́n jẹ́ oyé yí pé ẹgbẹ̀rẹ̀ sí iná sí ẹ̀sìn náà ní kíni dákùn sí ìsinà lẹ́jàrí ah, sí ní ọmọ sí ìsinà dákùn àwọn àfáà bẹ̀bẹ̀ àwọn àfáà bẹ̀ tó jẹ́ oyé yí pé kíni ọtí ní kíni dákùn fílẹ̀ tánú ní ọmọ sí ẹ̀yàwó yàwó mọ́ sí yàwó lọ jàrí dákùn fílẹ̀ àwọn àfáà wá pọ̀ láyé bẹ́ẹ̀ lẹ́ni tí wọ́n ń ó sì ti mọ̀rú àwọn àfá tí wọ́n ń sọ yẹn bọ́sì pọ̀ káàkiri nìyẹn tí wọ́n ń pè ẹ̀rọ lọ sínú dọ̀láàlá àwọn àfá tí wọ́n lóye yí pé àbùjá lùkọ̀wọ̀ àmúnà àlà nìsá ọlọ́run tàn yìí ni àwọn àfá tí wọ́n lóye yí pé tó bá ti jẹ́ mùrídí sí amẹ́dà Tìjání ọlọ́run ní pé ò ní sè ò ní dáhùn kankan nù sàárè ó ti kó nú àwọn táwọn ọmọ nígbẹ́ mọ́rọ̀ búkà mẹ́ mú àtúwàgbàtà jẹ́ ohun o wà lè rẹ́ lómi tó wá láfà súnmọ́ lòun náà a àfà súnmọ́ lèmi náà wà jẹ́ pé wà àwọn ẹni báyìí yóò máa bá kọwọ́ rìn òun yóò máa promote fún wípé àwọn àfà gidi ní fadilatu sheikh kada اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك المجاهدين في سبيل الله اللهم عليك باليهود والنصارى فإنهم قد فعلوا بالمسلمين في فلسطين سوء فعل اللهم دمرهم وشتتهم اللهم فبرك جمعتهم اللهم دمر قوتهم اللهم عليك بهؤلاء وكذلك اللهم عليك بالخوارة من المسلمين الذين يقولون المسلمين وهم الذين يسوقونهم إلى صواريخ أهل الباطل وصواريخ اليهود والنصارى ومرصاصاتهم اللهم دمر هؤلاء كلهم اللهم أجل فيهم عجائب قدرتك إنك على ذلك قدير اللهم ثبت قلوبنا على الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد